إياكم من خيار أمة رسول الله صلى الله عليه وسلم أمتنا في الجمعة الماضية تكلمنا عن بعض الواجبات من النفقات الزوجية على الزوج لزوجته وذكرنا ما تعلق بالطعام والشراب وتوابعهما ثم انتقلنا إلى الكسوة وبينا ما لآل العلم من الأقوال فيما تعلق بالكسوة عملا بقول الله تعالى وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف وبعون من الرحمن نستهدف هذه الخطبة من الواجب الثالث ألا وهو السكن للزوج على الزوج للزوجة على زوجها السكن قال الله سبحانه وتسامى أسكنوهن من حيث سكنتم من وجدكم ثم أمرنا بما شرفهن بالمعروف وقال وعاشروهن بالمعروف وقال فرما بعد سؤال المسلمين فأتن ترى لكي كرات جريفات النبي صلى الله عليه وسلم أن ترى فأنا ما جاك يفرقها الله بان سلكون كام نبي وبان سلكون لاري أتي أهوار الله النبي وأتي أهو الصحابة لتقوا كي أهوانا قلوة وفي بلوى النبي صلى الله عليه وسلم يجب القيامة أيها الناس

ojú ọjọ́ ṣùgbọ́kọ̀rọ̀ wà burúkú jẹ́ sọ́wọ́n bí àdánwò tí wọ́n kàn wá tó jẹ́ pé táàmọ̀ sọ yọ́ tàbí táàmọ̀ sí táàmọ̀ sí yọ́ mọ̀ tàbí táàmọ̀ sọ àbí ọ̀ nínú ọ̀dẹ̀ níkàsí rẹ̀ mímọ̀ wà fún ìbínú rẹ̀ ìyọ́nù rẹ̀ nínú olùwà fún jẹmẹ́rà oríire tó gajù tí ni pé ajẹ́ mùsùlùmí ọ̀nà táa wá gbà jẹun èmi ọ̀fẹ́ mà sáà sáà jẹ́

gbogbo ẹni tí ìyàwó rẹ̀ ọmọ rẹ̀ ara rẹ̀ tí ó bá lè ròyìn ẹ̀ dáadáa àwọn lẹ́wà lọ́wọ́ wájú ọ̀sọ́pọ̀ tẹ́ bá jẹ gómìnà ọ̀sọ́pọ̀ má jẹ pẹ́sẹ̀ntì ẹlòmí ń bẹnu wà ládìsìn tí ọmọ lọ́dún kan méjì bí kò ti ẹ̀wọ governor's office kí gómìnà ti rẹ̀ nìṣó tí ń ti dá ẹlòmí ìsáré gáà wọ́n ti múlò àbújá wọ́n gbà lọ́tọ̀ wọ́n gbà lọ́sì oúnjẹ́ ti papẹ́ nígbàgbà sí ìgbàsọ́n kí ló dé olóòfẹ́ represent anábìwá ni ìdàbáṣíkà mọ́lá abúrin ọlọ́ni sọ pé èyí kéyìí mú ẹrù mi tó bá ṣe tó mú èmi ọlọ́run tí mo fi wá rẹ̀ sí látọ́kì sẹ́mà fàlá ìsábà rẹ̀ kò ní déwọ́dì ìlú tó rúdọ́ bẹ́tí ìlú àdìjẹ́ náà ọlọ́run ẹ̀rí ẹ̀là wà wá o ó bẹ́ ti rẹ̀ nìsá wà wá ti kó rí ọlọ́run dákùn rẹ̀ nìsí wa o iṣẹ́ tá a ṣètè rẹ̀ nìsí wa mọ́sà àfúwá sí o ọlọ́run lẹ́ntí ń bẹ́ rẹ̀ nìsí kó tó jáde láyé bíi

nítorí pé alágbára lọ́dọ̀ ọ̀tọ́mà bí àdámà ní jẹ́jì oríta ọ̀nẹ́ ní máa jẹ́jẹ́ ló mọ́sálásí tí ó bà pẹ̀pọ̀ sí inú yọ̀nú ọlọ́run Ànábì sallallahu alaihi wasallam ọwà dáalé tó bá jẹ́ wípé ń dáwà wó láyé ńlá níbi bá kààlẹ̀ ni àwọn gómìnà wa àwọn pẹ́lẹ̀tì wa wọ́n mà táwọn ọmọ eré sátẹ́mì àti tó bá jẹ́ pé ijó láti wà jẹ́ mẹ́rin wọ́n ò lè dé tó wa kápẹ́ jọba ni o

nílẹ̀mọ̀ bá ní kí lè káwọ̀ máa wí ẹmọ́ pé lánàrí orí lè fi sáánù àwọn lóbìnrin tọ́wọ́ kan ọ̀kan rí ojú kan òrírí jẹ lẹ́fẹ̀ẹ́ rọ̀ lọ wa àwọn tẹ wọ́n wòyí kùbí iná lè ájúwájì nkìrọ̀ mi fún ọlọ́m lọ́sọ̀ wà síbi ọtọ́jú fáwọn ọkọ fáwọn ọkọ tí wọn ìgbẹ́bọ ẹ ń bá ń gbẹ́bọ òlera wa ọba lọ́nà ẹmbà ìsàwò ìrúwà kò lè rí a ọba lọ́nà ó jìbìtì alábòsí igbú dàrúdàpọ̀ fọ́jú ẹ̀pọ̀ mọ́ra wọn àwọn tí wọ́n ń fi sùúrù bọ́lọ̀ ń lò sùúrù náà láìwà ìjẹ náà láwọn àbẹ́lẹ̀ wọ́n sọ pé ó ń sùúrù náà ní ọ̀rọ̀ lọ́rùn sí ẹ̀mí àbàtí ní sùúrù ni àwọn ẹni ẹ̀sà ní àwọn ẹni ẹ̀sà síyàwó wọn ni sí ẹ̀mọ̀ pé nínú èmì àti àwọn tó dáájù sáwọn ìyàwó wọn ní ìsìn àsàsí ìjọba bẹ́ẹ̀bẹ̀ tó tọ́ ṣùgbọ́n ti a náà bẹ́ẹ̀bẹ̀ àwọn ọ̀jọ̀gbọ́n wọn bàbá wálẹ̀ Yorùbá wọ́n ní ní ajá náà bẹ́ẹ̀nú ajá kó tó ni wọ́n ni okú ní gbà náà ó kù fún yàwó ó kù fọ́mọ̀ iná náà lè ṣàṣeyọrí ó ebó náà kú fún ọ̀nà àkọmọ́ ìyàwó náà kú fún ọgbọ́n rẹ̀ ó sì kú fún ọmọ ilé tí ó jùtù ọ̀rọ̀ rẹ̀ kìyàrùkùn ẹni ẹ̀sánú yí àwọn ẹni ẹ̀sàsóbé wọn ni nínú nǹkan tó wádìí nǹkan kẹta àti sọ̀rọ̀ oúnjẹ asọ̀bí òsì lọ asọ̀rọ̀ nǹkan wíwọ̀ ó ní asúkìnà ibi tó ní ó gbé alazauj mọ́sánù láìkùn bí ha ọ̀rìn yà ni ọkọ̀ gbọ́gbọ́ pòfáìdì ilé irú lẹ́rẹ̀ láìkùn bí zaudati tó bá rú ìyàwó tó fẹ́ mú hmm. bí ha ọgbọ́dọ̀ jẹ ilé tí ó bá ìyàwó yẹn mú wọ́n ní ilé tí ó bá obìnrin mú kí wá ní lérò náà ní ọba àdẹ́dà kí láti màkóbé ìtọ́ sílé tẹ́lẹ̀ kábà ti fẹ́ obìnrin yọ wà bí tí wọ́n máa gbé fún ọlọ́run méjì kọ́rọ̀ wọ́n dàrú èyí tá sọ ojú nìyẹn ọlọ́run gbélé ayé ìtẹ́lù ní ìgbà òdì lọ òdì ni kọ́ jẹ́ pé nǹkan kí ó ẹn tí ó kèyè nǹkankan lọ́bà o lè jẹ́ ìròyìn ibù o lè fi nǹkan sí ó lè máa fọkàtẹ́ nǹkan kọ́bẹ̀rẹ̀ bẹ́ nǹkan láti ọkùnrin ọwà ni askilu hun àwọn ìyàwó yí ẹwà tí wọ́n gbé ẹwà mọ̀lọ́un min sàátìkún wà kúdúrọ́tìkún alìmàlìyà ṣùgbọ́n tẹ́ ẹ̀bà fi wọ́n sí tí wọ́n bà máa gbé yìí ẹ fi ń bẹ̀ pẹ̀lú bí mo bá ṣe kẹyí tó bágbára yí bá ṣe ma nítọ̀jú wọn tẹ́yìn náà wọ́n lè sọ ọlọ́run wípé èyí sàbòsí wọn o bákan náà nínú ṣẹ̀ríà onáàni àyíwọ́ fíọ̀ rọ́júlì lìzáòjàtìrí mọ́sánàn láìkọ̀gíyà lè annàwú mìnil kìfàyà lára ń tí a ti gbọ́dọ̀ tó obìnrin pé àṣọ́gbọ́n Bìlìsìtàrí àmì ìrìyún wà hìbì màtàríà, ó bí ó bùkàtà àbí tó fẹ́ gbé tójú kójú òní máa wò tó kẹrì ọbalẹ̀ mẹ́ wà hìbì mọ̀táyà sì jẹ ilé tó lè nǹkan ló rẹ̀ sí tó kẹrì ọbalẹ̀ àti àwọn mímọ̀ ní ó kó àwọn mẹ́jẹ̀mú kan ilé ilé ó kó àwọn mẹ́jẹ̀mú wọ́n ni orú mẹ́jẹ̀mú àwọn afọ́ àwọn máa ka ìròyìn tí ó wà mẹ́ alákọ̀ọ́kọ́ ayyakuna lè mẹ́síkánù mùláìmán hálátà záójì alìmàríyà ẹwọ bí a ń kọ obìnrin àwọn ọkùnrin ọmọ ẹ̀rí àwọn èèyàn ẹ̀rù ọlọ́pàá lè bá ṣe ń ṣe islami àgàgà àwátà ń bọ̀ lónìí a sì kéré sáwọn àgbàlagbà ìmọ̀rú islamu ta fẹ́ sí mo ti báwọn èèyàn dà sí pé èèyàn yáwó kí kí lóde olóǹfẹ́ gbàtígbẹ̀ mú flat ó kò sùn títò fẹ́ sí nìka orí àkọ́kọ́ tó wọ́n gbà fìyàwó yáwó ìwọ́n ma wọ́n bọ̀wọ̀ sọ pé kò sí bọ́wọ̀ òlẹ́sẹ̀ láàrin kájú túkálàjú àà ah, ah ẹ̀yìn ọlọ́gbọ̀n lè fi àjíọ̀ láàrínkàtí fàyàjú ara tó lè sí náà ni ẹ máa náwó òkè tí bá sálámà jímà sáàrùsáàrùn ẹ̀dà ìtàtúwárí tó lẹ́sì wọ́n kùn tí ìtì ìyẹ́ dẹ̀ ń gbà ókè gẹ́ because kí yíò yí òbí ló ìgbẹ̀rẹ̀ omi ọmọ jáde ní oní gate tí ó tún wá ní tẹ́yìn ọgbọ̀ kọsí ọlọ́kọ́ tó tí ẹ kápa kí ẹ ó kí ọlọ́kọ́ balẹ̀ gbogbo nǹkan ẹ̀mọ́ ẹ̀kù sí tọ́rọ gbogbo ẹ̀rọ dábà ọ̀kí lẹ́lẹ́ rẹ̀ nígbò lọ́rọ̀ kan bí pé ilé tá àmọ́ ẹ̀fẹ́ bèé sí gbẹmọ́ yìí tí dáwà lálẹ́ mú ọwà lọ́rọ̀ kàtẹ́ ìpàgbọ́wà dé ibi tó yáyè sí yàrá kẹtẹ́ fún bẹ̀ náà wọ́n rẹ̀ ọwá ń bá obìnrin sọ obìnrin wá ní oòrùn olébọ́ ọkú lọ rẹ̀ sóbì ìṣẹ́lẹ́sẹ̀ ni àbí ìṣẹ́lẹ́sẹ̀ útúwà náà ni ó kìí rẹ̀ obìnrin wọ́n èbá obìnrin pé láti secondary kọ wá para pàpàsì primary wọ́n èbó obìnrin sí ráhùn tó ọba ti gbé secondary ọ̀nà university mọ́ okú náà bọ́ sí secondary degree okú ọ̀bọ́tọ́ degree pòfẹ́sọ̀ ọ̀rẹ́ pòfẹ́sìpù oró ẹ̀mẹ́rítọ́sì lọ́gbọ́jẹ́ ọmọ abàlọ́bà bí ẹ̀ṣẹ́ mọ́gbẹ̀ẹ́ ìṣẹ́nu ọlọ́rọ̀kì ilókọ tí wọ́n lọ́nà ṣògbò tí wọ́n dùn ṣúgbùlé ẹwọ tọ́pọ̀lọpọ̀ ti ṣẹlẹ̀ ó ṣe nìka ọ̀yá owó kì táwọn ìbọ́wà fún mọ̀rẹ̀ dáìmù rẹ̀ ẹwọ́n mẹ́sà àánú ẹ̀sà náà kò ní ìdíyàrú ọwá sí báyìí nílẹ̀ gbẹ̀ ẹbí nìkan ọ̀fẹ́ ní sọ méké kẹ́kẹ́ èyí mọ́lá ìmẹ́ni hálàtà zaújì alìmàlìyà ní ilé tó kú ọgbà fúyàwó rẹ̀ nítorí pé àwọn àfáà nípìnlẹ̀ gẹ́gẹ́ ilé tó bí ó pè é wọ́n ni láìkan ìzọ́ọ̀dá yóò bá obìnrin yẹn mú ọ̀nà olè yóò wà gbà ní ọ̀nà tàbà ní ìkìláàfù kékeré mẹ́mẹ́ ìmọ̀ ẹgbẹ̀ mílíkí inú ọjẹ́ pé èèyàn lọ́kọ́ tó fi àwọ rẹ̀ bẹ́ fáyìn ìsìláàmù ọgbọ́ túwò a in abẹ́ lọ rẹ̀ fún bàkan fúngbà kejì àwọn ìhàárọ̀ tí abẹ́ ilẹ̀ yá fúngbà díẹ̀ bí ọdún mẹ́ta àkùsùwàdà àwọn fi àbí ilé tí èyàn fẹ́ fi àwọn èyàn sí àwọn èyàn mí bẹ̀rẹ̀ tí wọ́n kọ́ níbà kí tó kó 4 flat ní o ìmáàmù ní ẹ̀ ẹ máa bá ń gba ọlọ́pọ̀ ìyàwó kọ̀ọ̀kan sí fláti kọ̀ọ̀kan kẹwa máa bá ń fà wọ́n létí ní ọba dẹ́gbẹ̀ ò ní fi wọ́n lẹ̀ kò ní dáwọn dábùkátà àwọn ọdún márùn-ún bẹ̀rẹ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ sí nẹ̀ká kí wọ́n fi foundation ẹ̀mí wọn tí ọdún márùn-ún bá ti ń pé ẹ̀tún káwọn ìwò òbórí tẹ́ tó bá ń ní ibẹ̀ ẹ̀sìn àtàwọn èèyàn wọn wọ́n ní tẹ̀mùlípò sí inú bí afẹ́fẹ́ bèèrè sí kí agbọ́dọ̀ mọ́ kí àwọn ìtẹ́kẹ́kẹ́kẹ́ jẹmọ́ àdáìláìlá hmm, hmm, hmm. ẹ̀rùn bá wà ó khidmatul mar'a li zawjiha kí obìnrin kọ máa sáàfọ̀ ọkọ rẹ̀ bọ̀ ìfọ́kọ lé kọ fọmi kọ ọdáná náà na bóde jò ní wọ́n ni kì ní ẹ̀yẹ sí rẹ̀dá lórí obìnrin tí àwọn ilé tí ó ti fi dàrú kéèké bọ́ ah, lẹ́yìn kọba pẹ̀lú ìjọ́nà mú fọ́kọ̀ bùnú lásìrí sáàlì kùsáà abúlé pẹ̀lú àbúsọ́ ẹwọ́ ó tó gẹ́rẹ́ ìtọ́ni kẹ́mọ̀ mọ́ sọ pé kẹ́mọ̀ sáma ń wòye kí sáma ìsìlára wà náà kòrò lè tẹ̀ náà nírọ̀rùn tó gbà ọwọ́ sáàrùn sọ gbogbo ẹ̀ dáná ni mo sọ fún ẹgbẹ́tí mi òní dáná ẹ̀yìn ẹ̀dá tí ìbàlẹ̀ fọ́sọ yí kò ń ṣe rẹ̀ lọ́wọ́ ọkùnrin àgbẹ́bàjẹ́ akéwà ti gbọ́wà sí dínà mo ní ṣe àbúrò ẹ̀lẹ́ máa gbọ́ sọ́rọ̀ ẹ̀fí spíkà sọ́rọ̀ àbúrò àwọn ọmọ ẹ̀mẹ́ àlàáfíà dáadáa mo ní wọ́n mú ìdíbò kẹfẹ́ sọ fún inú wípé gbogbo tẹ́ ẹ̀kà lẹ́n kìí ṣe rẹ̀lọ́rùn nítòótọ́ tẹ́ǹfẹ́ ṣe ń tẹ́ẹ̀fẹ́ gbọ́nù ó dẹ̀ alhamdulillah sọ́rọ̀ gbọ́mọ̀ pẹ́yẹ̀ ń parọ́ ọ̀dà àbúlé wa wá lè tí á ń jọkà bó sọ wà lè ìwọ àti àbúrò ẹ̀lẹ́jọ́ lọ mọ́mìnà nìkan ni wọ́n bá lé ẹ̀yìn méjèèjì bá lé ó náà ẹ̀ẹ̀dẹ̀ pẹ̀lú àti kọlùkọlù nọ́mbà fóònù yọ́ ọ̀lọ́ ni wọ́n

bọ́bẹ̀ ìfẹ́ dàdún ẹlẹ́sẹ̀ náà àbúkà ń tẹ̀fọ́nù ń tẹni lórí àga ọ̀lá ah, ah, amẹ́ríkà ti yà wèrè ah, kí ni a tó se ìwọ̀n ọkọ̀ ogun tó lélẹ́ wọ́n sì ojú ìwọ̀n àtẹ́wàṣẹ mẹ́rin wọ́n sì wọ́n mọ́nù rẹ̀ tí ń gbé lọ́rẹ̀ tí sáré lọ àwọn òtí àmà fẹ́lẹ̀ dáwà wọ́n sì lọ gbé àmùlà ní pọ̀sásọ̀ òní lọ́bá ní abúrú abúrú sí ò sí ohun tí ẹ̀rù mọ́nù jẹ́ náà mọ́nù kí n wá lè mọ́ ìrẹ̀ kí wọ́n mọ́ ọwà mọ̀lọ̀ kí n mọ́ ọba yìí gbé láti kíchì kò sí tọ́lọ̀ pẹ̀lú ọ̀yàn rẹ̀ mọ́ mẹ́rẹ̀ àdákọ̀ ó sọ sí ìkẹbá yọ̀dá ọmọ ìkẹbá yọ̀dá ìyí ò kéré ìrìnfẹ̀ tí ìkẹrì wá fún ọ ṣùgbọ́n ní àlẹ́tọ̀ tí ṣùgbọ́n tọ̀wọ̀ ìṣẹ́wọ́n mà sáwà náà mà fún wọn nǹkan àkọ́kọ́ nù kí wá ní ilé tààfẹ́ fún obìnrin alhajjú al'adina ilimaskan kí ni in tó kéré jù tọ́jẹ́tọ̀ obìnrin fún ilé hmm. àmọ́ ilé àkọ́kọ́ tàbí sáyì yóò gbọ́dọ̀ jẹ́ tágbàrà ọkùnrin ọkàlọ̀ continuity ni ọ wà ń bẹ̀ kẹsẹ̀ continuation ọ gbọ́dọ̀ gbá ń tágbàrà ọkùnrin ọmọ àkàlọ̀ gbogbo tẹ̀wọ́tẹ́ sí yìí ma kọ́yà máa dáa sí lẹ́tùkù mustaqillan biha ó gbọ́dọ̀ jẹ́ obìnrin ni ó dá ibi tí ó máa gbé ni ah. laysa fihi ahadun min aqaribi zawji illa an takhtara dhalik ẹni kẹ́ nínú ẹbí ọkọ ó gbọ́dọ̀ wà ń bẹ́ àti tó bá tí obìnrin lọ́rùn bẹ́ àwọn irú léwo àwọn àfáà wá kọ̀rọ̀ pé alhaddu al'adina tí a bá nílé kéré tẹ́pin fún obìnrin o náà ni gúrùfàtún wáhídàtún mustaqillatun bí murafiqiha ibi tí nǹkan ti wá ń sí gbogbo wáyé àtàfà ti sọ́rọ̀ àtẹ́ntí gbọ́ ibi nǹkan ti dérè ẹn tó wá bọ́m̀bí ń taa fẹ́ sọ tíyàwó rẹ̀ tó ju ẹyọ kan lọ ah òkèrè obìnrin gbọ́dọ̀ ní yàrá kan tí ó dàdúró bí mọ̀rọ̀ ọ̀fíkíà yàrá tí ó ní bẹ́ẹ̀dì ẹ̀sì tí ó máa sùn bí mọ̀rọ̀ ọ̀fíkíà àti tí yàrá yẹ tí ó fi di odidi ibi tí ó lè pé èèyàn gbé kí mọ̀rọ̀ fíkù rẹ̀ yóò ní tọ́ílẹ̀tì olóbọ́dọ̀ dání yóò ní kíchì olóbọ́dọ̀ dání sẹ́ndí àtijáwọ́ dẹ̀dẹ̀ ni obì ó nìyàrá olóbòdò dání kíchì olóbòdò dání tọ́ílẹ̀tì olóbòdò dání ibi tí ò ti lè ránlẹ́jú tọ́rọ mọ́mbà sọ́ọ́là kékeré ọ̀sásọ̀ tọ́rin yóò bá bá sọ wípé yàrá kan أتنتيو سما فقرر المالكية ووضع حدثية شرطا دقيقا أمالكية اليواب بحيث لا يسكن معها في جرفة ثانية أو في جرفة أخرى في نفس شقة زوجة ثانية إبيه أجبه obìnrin káà fún yàrá kan pẹ̀lú kíchìn pẹ̀lú tọ́ílẹ̀tì táa bá ti pè ní yàrá kan àpàtẹ́ntì ti ẹ̀nu mọ́sù ṣúpọ̀ nínú fláti kan náà kò tún gbọdọ̀ sí obìnrin ní tí ó tún ní yàrá kan kíchìn kan tọ́ílẹ̀tì kan mẹ́ ògiri ọyá àdáwọn ni ìpìlẹ̀nu kí ní ó yà dáwọn ògiri nítorí ìkẹni nítorí pé asìrù ní wípé ẹmọ ìwò ọmọ alìmọ́ra súnkìnà ha súnkìnà alìmọ́ra ma àbọ̀rọ̀ ti a yóò adì ìlẹ́lẹ̀ ìdọ̀rọ̀ ìdíyà kò sí obìnrin ọ̀rọ̀ ọkùnrin tẹ́ni ọ́dìsì tẹ́ni ọmọ kí ó ní owó gbogbo ìgbà tóbìnrin bá ti ń dé pẹ̀lú ogbo rẹ̀ níbi tí wọ́n ti máa fi àyà kí àyà kò ní ìsinmi ọlọ́ndà obìnrin in tí ó máa rí in tí ó ju ẹ̀mí rẹ̀ lọ́ni àwọn àfáwà ní ẹmẹ́ tí ikú mẹ́ hmm. obìnrin ní ìlànsọ̀ àkọ́rí àwọn lásìí وني للرجل أن يسكن مع زوجته أقاربه إلا إذا ثبت أنه يحصل منهم الإضرار بها أو ثبت أنهم يؤذونها بأقوال وفعالهم وصبروا níbi kí ọkùnrin kó jẹ́ kí nínú ẹbí òun kí wọ́n gbé pẹ̀lú òun bọ́bá ti márì ṣùgbọ́n ó ní mẹ́jẹ̀mù tí wọ́n mẹ́jẹ̀mù àkọ́kọ́ àwọn màlìkíyàwó bá ní kíyà rẹ̀ wípé táà bá fẹ́ sọ̀rọ̀ lásọyẹ́ méjì ló pín àtẹ̀frí bẹ́yìn

wọn ò yóò lé wọn ebi ò sì pa wọn wọ́n ní ìdájọ́ ti ẹ̀wà lọ́tọ̀ in tí ó wà pí àmásàlá ìrí kí ni ká àkọ́kọ́ àwọn mímọ̀ yìí wọ́n ní kọ̀ lẹ́bọ̀ fọ́kùnrin kó fi ẹlò ní ìgbé pẹ̀lú ìyàwó rẹ̀ tọ́jọ́ mọ olówó pẹ̀lú ìyàwó rẹ̀ tọ́jọ́ mọ ọlọ́lá pẹ̀lú ìyàwó rẹ̀ tọ́jọ́ mọ èèyàn lá kọ̀gbọ́dọ̀ kóòròdé ń nke tó bá jí àwọn òbí rẹ̀ nkọ wọ́n látàwọn òbí rẹ̀ náà àtàwọn òbí ọkọ bàbá ni o ìyá ni o kò lè bẹ̀rẹ̀ tó pẹ̀lú rẹ̀ àyàfi pẹ̀lú mẹ́jẹ̀mù kan mẹ́jẹ̀mù ilá ìdáṣàrọ́pọ̀ àlẹ́yíhá

dádì mi àti mọ́mí mi ájọ gbé ní o ọmọbìnrin wá mí kalẹ̀ nìkan ń gbó mẹ́rin lọ́nà lọ́wọ́ ló bí kí wá bẹ́ sọ báyìí ah, wẹ̀ ǹkọ́ sọ ọ̀pọ̀n tó tẹ́ bá padà mẹ́jọ gbọ́rọ̀ kò sábúrẹ̀ ṣùgbọ́n tó sọ rẹ̀ sọ ọ̀faramọ́ hmm, no problem no problem kọ́ jẹ́ àmọ̀ kókó olóòfaramọ́ tóbìnrin bá ti sọ báwọn ẹ̀sìn ti stampo ẹ̀ kọ̀lẹ́tọ̀ láti máa dọkọ láàbù mọ́ pọ́wọ̀ ògbò pẹ̀lú àwọn èèyàn àti pẹ̀lú mẹ́jẹ̀mọ̀ kan mẹ́jẹ̀mọ̀ illa idha hasala minhum ad-darar biha bí ìtìláyì malashuni al-khassa wa awratiha àti wọ́n pẹ́lẹ́ yíò rẹ̀ yìí tó obìnrin lẹ́tọ́ àti wípé ìmọ̀ kásì ma gbébí kí dájí àsìmọ́bìnrin ẹ̀kún ókú fa tàbí káwọ̀ lọ mọ́ ẹgbébò mi in tẹ́sì sọ̀rọ̀ jẹmọ́ ẹwàjí agbójẹ́ mi ìdúrótà fẹ́ gbóòmù wípé ọ yẹ ká bí àwọn òbí wa lérè pé kí ní kọmọ ọkọ̀ fún ní ló ọmọ kọmọ ọrọ̀lẹ̀ kọ́rọ̀pọ̀ kọ́rọ̀gbọ́kọ́rà wo èmì ní oúnjẹ ọmọ náà mọ́ ṣùgbọ́n oúnjẹ ọmọ kan tó rí ìtẹ́yìn pẹ̀lú oúnjẹ ọmọ yìí tí ọ̀bà tí ìkan kèé jiná ah. oúnjẹ ọmọ tẹ́yìn pẹ̀lú ọmọ yìí nígbà ọ̀bá kàtẹ́ ní máa jiná ọmọ kọlẹ̀ alájà mẹ́ta fún dádì rẹ̀ ọkùnrin alájà mẹ́ta fún mọ́mí rẹ̀ ọwọ́ akọ́yà rẹ̀ nìkọ̀ kan wa wọ́n ní master bedroom ni ó gbé sí àjà kẹta pátápátá bàbá 90 ìyá 85 oúnjẹ ọmọ náà ó ti jẹ́ lẹ́tọ̀ọ̀tọ̀ sí ọ̀wọ́ akẹ́ bàbá ọwọ́ àkásọ máa ń sẹ́lẹ̀ láàárọ̀ ọwọ́ àká gbogbo bàbá ibi gbogbo

bàbá ń sàn kọ́m̀pílẹ̀ ara ríro wọ́n lè pé oúnjẹ ọ̀dẹ̀jẹ́ sí fún àwọn bàbá dádì ẹtí wọ́n tàbí mẹ́sìn kan ó ní jẹ́ sẹ̀rẹ̀ ah dr baton yawra kí lẹ́ ń jẹun náà ah, ní wọ́n bá ṣe bọ̀kọ̀tọ̀ wọ́n bá ṣe abọ́dì mú ṣe mọ́ ń kó papọ̀ pẹ̀lú rẹ̀ nígbà wọ́n jẹ tí wọ́n fẹ́ bá ìwòlámù làwọn ẹ̀wọ̀n bá ọrùn ẹ̀fọ́ kọ́pọ̀ ló jẹun wọ́n máa kó lámì ó sàkàgbò ẹ̀lẹ́gbà gbogbo tó wà láì ẹ̀yìn ibi tí wọ́n bá wà fọ́dún ẹ̀yìn mẹ́jọ ọgbọ́n ṣe mẹ́sẹ̀ rà kan àti bàbá àti ọmọ kan bàbá ọba tó dé níjọ kan ọmọ rẹ̀ ó ní dání níbo lọkọ̀ wà dání sí ọ̀sọ̀ pọ̀ ní bí ó ah, bẹ́ẹ̀ ti gbọ́ wípé dírẹ́fà wa ló òun fẹ́ lọ fi òlò fẹ́ bá wà ra ìsànáwá wọ́n ra ìsàná 5 naira wọ́n gbé ọkọ̀ 50 million naira tàbí ń gbọ́ ọkọ̀ ọmọ oúnjẹ ọmọ tí gbogbo wá kan kò tó o ní kí ọmọ ọmọ ọ bàbá àdìyà rẹ̀ lẹ́sìn ah, ó ń ká náà tàà bá tí ẹ ti lé ní 70 sókè wọ́n kàfàtí àfúwá ẹ̀kọ́ wọ́n sàwà lójú yí ẹ̀kọ́ wọ́n sàtàyá ó ń kálukú wà ń dákẹ́mẹ̀ àpámpà yóò nínú ọlọ́gbọ̀ fún ọ̀yí yọ́gbà yóò sì kankan orí ìrọ́ ó ní màmá wọ́n ti ta búrẹ́dì wọ́n gbà chẹ́ńjì wọ́n pín alápàtọ́ ọmọ wọ́n kò tẹ́rọ ọ̀jẹ́

wọ́n sì kú wọ́n kọ̀kọ́ yẹ̀ kíbùlà wọ́n kọ̀ mẹ́ sí wọ́n kọ̀kùn sí wọ́n kọ̀rí sí wọ́n ti ọ̀rọ̀ ìjọwọ́ tó padà ibẹ̀ náà wọ́n ti rùkú mú ẹ̀dẹ́ padà ní o wọ́n fi ìbú owó ní ẹ̀fẹ́ta búrẹ́dì wọ́n yẹjú ọ̀rọ̀ ẹ̀gbà ní rùkú wọ́n lọ sílẹ̀ kò wọ́n ti padà wọ́n tó bẹ́ẹ̀ wọ́n sì padà wọ́n tí padà wọ́n forí balẹ̀ pé ẹ́ òun dàdà gbogbo orí àti ẹ̀gbẹ́ mọ́ láti ẹ̀ ti dojúkọ tẹ́lẹ̀ mọ́ láti kíbùlà ẹ̀yẹ kíbùlà ní ẹ dojúkọ bí wọ́n sì kírànù wọ́n sì sàlámà àìtúnwò ṣe torí ìrìn só jí ọmọ ó jí ọmọ sínú èmi wọ́n bèèrè pé ìgbò olùgbìfẹ́ jẹ́ jí ọmọ kí ni ìpìlẹ̀ bí ọmọ bá ti márì ọmọ èdè pẹ̀lú bàbá àti ya rẹ̀ ibẹ̀ lórí rẹ̀ wà ó bọ́nà ń ṣe sàyé nù ta lọ́wà

tààlẹ oníkọ́sọ́nà ah, ìgbẹ̀gbẹ̀ ìrẹ̀lẹ̀ pẹ́ wáyé sọ́ lẹ́rẹ̀ o bẹ̀ẹ̀sí mọ́ mi kò ló gún kù mọ́ ẹ̀wà láẹ̀ ẹ̀kọ́ wọ́n lọ sọkún ẹgbẹ̀gbọ́nù àwọn polóògùn kù lọ tàbí ẹ̀fù gbé ẹsẹ́ pé ah, ẹ̀yìn náà sáàrẹ̀ sẹ́lọ́n ah, olúwàrẹ̀ bá bọ̀lù ọlọ́run fi ń júwe fún àní bàbá àti ìyá wa ràn ní ọlọ́run fi wá ta lọ́rẹ̀ tàà bá ti ẹgbẹ̀gbẹ̀ pẹ̀rẹ̀ mọ́ ìgbẹ̀ pẹ̀lú

àti ìyá bàbá òníkọ́ ní pẹ̀pẹ̀ ìyá òun ni ó ní pọ́blẹ̀mù tó pọ̀ pẹ̀lú ìyàwó ọmọ rẹ̀ sọ́mà ni ò sì tí wọ́n rẹ̀ torí pé àwọn méjèèjì náà ọkàn wọn papọ̀ bí wọ́n ṣe ń kí ìyá yẹn ipé wọ́n ní Suleiman pé ìyàwó yóò rí lọ́tẹ̀ tí ń bọ̀ ah, bí mo pọ́mọ̀ mi lábókò orú báyìí ìgbà mí yọ́ lọ sọ mẹ́dì wá bá mi ojú ẹsẹ̀ yọ́ dáun ní èsẹ̀ báyìí kù kọ́lọ̀ ojú ó sì èsẹ̀ mọ́ báyìí torí mẹ́ta àti ẹ̀mí mọ́ báyìí nìsìn kọ́lọ̀ ọ́sàánú kọ́mọ́sí ẹni gbọmọ ọlọ́mọ ọlọ́mọ o ní tí ìyàkú ayà nù sísta ṣẹ̀rífà náà wọ́n bá náà sí ọ̀rọ̀ láàrin àwọn ẹ̀rọ bá lè kọ́ ọ̀dá ọmọ bẹ́ẹ̀ṣẹ́ mọ́ ń gbẹ́mọ̀ tí ó ṣẹ̀rífà ẹgbọ́n wọ́n ti táwọn àti àpapọ̀ ló ti lọ ìyàwó skúù tí ó ti lọ ayé wọn darí fọ́mọ̀ràn jùmọ́ fá ọ̀rọ̀ jùmọ́ ilé ayé wa ayé tuntun là ń gbé rọ́bà inú ìsìn in tó lè gbé bọ̀ láti lé wọn mọ̀ ṣùgbẹ́ tí wọ́n fọ́ àgbẹ́ méjèèjì lórí ẹ̀ ọmọ tó ń sì di ọkọ fẹ́lẹ́ gbogbo ń bá wọ́n ìyọnú ìyàwó rẹ̀ tí bá ń gbé pẹ̀lú màmá rẹ̀ yóò di ọmọ burúkú ẹ ń bá wọ́n ìyọnú ìyà rẹ̀ tí ń gbé pẹ̀lú ìyàwó rẹ̀ yóò dị ọkọ̀ ọdún obìnrin wọ́n jàáyàn méjì nítorí wípé obìnrin ìgbàntọ́lọ ń bá fún kèé gbà láàbọ̀ kèé sí ìfẹ́kẹ́lẹ̀ ní ògbò ní ìyànà lọ́mọ àwọn ọlọ́run fún ṣùgbọ́n ọgbà ìyà yóò sọ pé lọ́mọ kódà àìmọye ẹlẹ́gbẹ̀ẹ́ tó jẹ́ fọmọ ilẹ̀ àwọn náà mọ̀ bí mo bè tí ọ máa rí ohun orí kí n fílẹ̀ tí ọba gbẹ́gbẹ́ fún kòṣó nígbàtọ̀kọ̀ ìbájẹ̀ ọkẹ̀ jìí ṣe nínú ẹ̀rọ ẹ̀rọ tẹ́sẹ̀ jẹ́ ó ní kẹ́sì ní ọlọ́dọ̀ bàbá títì ara obìnrin ọjọ́ nìkan lọ́dọ̀ ọkọ rẹ̀ yóò sì mànẹ́jẹ̀ mànẹ́jẹ̀ tọ́kù òfin yàwó fẹ́lẹ̀ yóò wà gbọ́ pé ọmọ tòun tó bá dọ̀la ọfẹ́fẹ́yàwó kejì yóò wà sọ fọ́mọ̀ ẹ̀pẹ́ mọ́kànlógún rẹ̀ èmi mọ́fẹ́fẹ́yàwó kọ̀ọ̀kan ìwọ̀n àwọn àgbàlagbà ní ẹ̀kí ìsára wọn kò sí obe tó fẹ́ bí dìdìrin ṣùgbọ́n dìdìrin ni kawago ibi ilẹ̀ láti gbé mọ́kútú bẹ́yìn àwọn ìkẹ́kẹ́ ka ọmọ ti ṣùgbọ́n gbàgbẹ̀gbẹ̀ àwọn tó ní bí tíláyìí wọ́n lọ rẹ̀ wọ ṣùgbọ́n àlọ́sọ̀ àwọn pẹ́ńtẹ́ẹ̀tì ìsẹ̀mí èèyàn ọkọ̀ mi kò wọ́n bẹ̀lẹ̀ ewé tó fi ilẹ̀ ewé tí mẹ́mẹ́ tó mo sì fọ́kọ̀ mi lẹ́ja kan mo fún lẹ́ja mẹ́ta mo fi pẹ́lé mo sì fi sí ẹ̀mí wípé tó bá jẹ méjì máa jẹyọ kan ṣùgbọ́n kí fi pẹ́lé mo se mọ̀mọ̀ jáàmù ẹ̀mẹ́ <laughs> alárẹ̀ láàṣì alárẹ̀ lẹ́yọ kan 5000 lé gbé mẹ́ta lẹ́gẹ́ mẹ́ta àkàmù mọ́ lọ́tí lákòótọ́ bí ẹlẹ́ àkàmù ó sáwò náà púpọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀dẹ́ ti kọ́lé irú yóò obìnrin lẹ́tọ̀ ní ìsìláàmù kọsọ kó olè gbẹ́kọ̀ lọ́rọ̀ òbí ọkọ̀ gbogbo olùwà fẹ́ kí ààrẹ sí àtàwọn

kódà àwọn ọmọ tí wọ́n ń sọkún yìí ẹ̀ sánú wọn torí Jésù fẹ́ràn ọmọ kékeré tó bẹ́gẹ̀ ó gbé wọn sẹ́sẹ̀ rẹ̀ ọdẹ̀ ń àwọn lórí sẹ́ìtẹ̀ ibi ìfẹ́ náà àti ìkó bíra ibi rẹ̀ láti bẹ̀rẹ̀ ìlẹ́fún kútúbà níjọ mẹ́jọ ọlọ́dà kò kọ́ sáàmù gbogbo àwọn ọ̀dọ́ pátá tí ó ti yáwó lọ rèé gbalé tàbí wọ́n bá ṣẹ́bí láìjọ mọ́jẹ̀ kówó yóò dí díwọ̀ náà ọba tó fi bá lè gbí àga táti lè dẹ̀wò fi ní tú ẹn tí ẹ̀tí ìbẹ̀rù ẹ̀wò mọ́jú fẹ́sẹ̀rẹ́sẹ̀ rẹ̀ máa ní mùsùlámù àpò ọkọ̀ oníbitẹ́ni agbé o ọlọ́njọ́ mọ́tí ìgbà ẹ̀mí wa jẹ́ tẹ̀síwájú lórí dáadáa ẹnì kọ̀ọ̀kan lùwà fún ìyọ̀rọ̀ ẹ̀ àwà lè wà báyìí tẹ́yàn mú sókè sálẹ̀ àfikún ni tí wọ́n máa bàlẹ́rù bó ti rí ní orí kódà kọ̀jẹ́ pẹ́sẹ́ntì

ولا ذلك سير بحق لا حول ولا قوة إلا بالله الحمد لله الحمد لله الذي خلق الخلق بعبادته وطاعته أحمده وأجلله وأشكر ولا نعمه ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا هو شهادة من يرد رحمته ويخاف عقابه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة عبد القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آل وصحبه أجمعين أما بعد فيا أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا للأولين والآخرين قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضية عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام ومن توفيق إلينا أن جعلنا من أمة خير الأنبياء رسوله الكريم أبي القاسم هذا الرسول بين لنا وأثبت لنا خيار أمته وأن خيركم خيركم لأهله وأثبت لنفسه طيريته لآله صلوات ربي وسلام عليه لذلك صعب صلى الله عليه وسلم أنه قال لا يفرق مؤمن مؤمنة إن كل منها خلقا رضي منها آخر صلوات ربي وسلم عليه أمتنا لا بد من كفاية بعض الأشياء للزوجة ولا بد من توفر هذه الحقوق لها وبينا ما تعلق بالتعال والشراب وتوابعهما وكذلك بينا ما تعلق بالقسوة فهذه الخطبة تميل إلى السكنى فعلى الزوج لزوجته مسكن لائق بها إما بملك أو كراء أو إعارة أو وقف بقول الله سبحانه وتعالى أسكنوا من حيث سكنتم من وجدكم ولقول الله سبحانه وتعالى وأنشئوهن بالمعروف ومن المعاشرة بالمعروف أن يوفر الرجل لزوجته مسكنا لائقا بها لأنها لا تستغني عنه للاستتار عن العيون وحفظ متاعها وهذا في الطعام ولا بد من ذلك إلا أن الشافعية مالوا إلى أن التبليغ ليس بواجب في السكنة للمرأة وإنما هو الإمتاع والإمتاع هو الانتفاع لتنتفع المرأة بما يوفر لها زوجها من المسكن لا بالتمليك أما ما تعلق بالمستهلك كالطعام فإنه لا بد من التمليك هذا عند الشافعية أمة الإسلام وقد قرر أهل العلم نتيجة الاستقراء أوصافا لا بد من توفرها لمسكن المرأة الأول لا بد أن يكون هذا المسكن ملائما حالة الزوج المالية لأن الله سبحانه وتعالى أضاف هذا إليهم بقوله أسكنوهن من حيث سكنتم من وجدكم ولقوله تعالى وعاشروهن بالمعروف بارك الله لي ولكم في القرآن والسنة ورفع الله وإياكم بما فيه من ذلك العظيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان وصاره الحمد لله رب العالمين وصلاة الله وسلام على أشرف المرسلين أمتنا اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغده واتقوا الله إن الله خبير بما تعملون أمة الإسلام لا بد أن يكون بيت المرأة ملائما حالة الزوج المانية لا يكلف الله نفسا إلا وسعها وهذا يدل على قدر اليسار والعسار بين الزوجين أمتنا ومما قرأ من علم كتاب الاستقراء من الأوصاف التي لا بد منها لسكن المرأة لمسكنها أن يكون هذا المسكن مستقلا بها بحيث لا يكون معها فيه أحد من أقارب زوجها إلا أن تختار ذلك لذلك قرر أهل العلم أن عدنا الحج الحج العدنا للمسكن إيه، لمسكن المرأة غرفة واحدة مستقلة بمرافقها وهل يسكن الزوج مع زوجته أحدا من أقاربه حتى أبويه فعلى هذه المسألة نقف ونعرج عليها في الخطبة القادمة إن كان في العمر بقية ونسأل الله الرحمن أن يجعل وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسبب